adúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala a tọrọ alikun kí a ti gẹ fún annabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam hadithi tukuta fẹ́ mú ni hadithu abi thabit al-gifari radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wa sallam yaqta'u salata ar-rajuli al-mar'atu wal-himar wal-kalbu al-aswad الحديث وفيه الكلب aswad شيطان أخرجه مسلم وله عن أبي هريرة نحوه دون الكلب ولأبي داود والنسائي عن ابن عباس ونحوه دون آخر وقيد المرأة بالحائض حديث يتفهم لني كلا من كتي ومن بيعون أن توبان كي مجي تاني أباني سترون níwájú tí n kẹ nínú àwọn kan mẹ́ta yìí bá gba rẹ̀ àti sútúrọ̀ kọjá ìmúnítọ̀ rẹ̀ ti irun rẹ̀ ti bàjẹ́ àfi wọ́n tún bẹ̀rẹ̀ àkọ́kọ́ nínú tánàbí dákọ̀ náà ní sallásálá òun náà ní obìnrin àwọn àrùn àyá sí mẹ́wàá tó kọ̀ ìyádà rẹ̀ pẹ̀lú obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó bá lè gbáwájú yàn kọjá ó tún bẹ̀rẹ̀ ni al aswad ajá dúdú tó bá lè wájú yàn kọjá lórí irun yẹ ó ti lọ nínú àwọn tàbí nínú hadithi ni pé al-musalli idha lam yaj'al lahu sutratan li salatihi yakunu a'laha bi qadari mu'khirati rahli wa adnaha ka sahmi wahidin aw khattin fil ardi amamahu fa innahu yafsudu salatuhu wa yabtuluha mururu wahidin min thalathati ashiya al-mar'a wal himar wal kalb wal wasl al aswad al bahim ẹni tí ó bá ń kírun tí ó bá gbé síwájú rẹ̀ sútúrọ̀ ní tí ó jẹ káwọn èèyàn mọ̀ pé ibi tó yẹ kágbà kọjá ní kágbà ẹ̀yìn sútúrọ̀ kọjá tí ó bá gbé síbẹ̀ ní sútúrọ̀ tó ṣe pàtí sàlàyé pé the highest tó lè gẹ́gbó ṣe wà pé kó sáà jẹ́ oní bí sádù lẹ́sìn the lowest ni pé bí abí ọfà àbí kó kàn falà sílẹ̀ lẹ̀ báyìí láti fi indicate pé àárín mi àti bí ihò àyè tí mo ti ń kírun ni kẹ́kọ̀ọ́ gbọdọ̀ gbà rí kọjá

لأن السترة حد حددت مكان مصلاه إديني كي سترة وردي حددت بتتنكر وجعلت لسلاته حمى لا يدوره من, مر من مبر وراءها وتي بوتكتي كوسين تولي أفكتي وقون تيو باب وكما قداني واجو سترة أنيو نيجو ألك تاني في زيادة أبي داود والنسائي عن ابن عباس بتكييد المرأة لها إذ غير صحيحة ولو كانت هذه الزيادة صحيحة لقيدت هذه الزيادة حديث مسلم المطلق بعموم المرأة لكن الزيادة ضعيفة فبكي الحديث على إطلاقه tí ó túnmọ̀ ní pé tán sàlàyé bí ní pé hadith yẹn o bó ṣe wà náà ní pé obìnrin àwá ní oye tó ní pé bóyí obìnrin tí ń ṣe haidọ̀ nìkan ni obìnrin generally wọn gbogbo wájú èèyàn kọjá pàápàá jùlọ tí ó bá ṣe sútúrọ̀ níwájú èèyàn kátọ́wà sọ pígbà ti sútúrọ̀ wà kan wá gbà àrin àti sútúrọ̀ kọjá ilé ti kílẹ̀ jù tí nínú ẹni pé hussle kelbal aswad min bayni sa'ir al-kilab li'annahu shaytan fa inna rawi hadith aba dhabr radiyallahu anhum sa'ala an-nabiy sallallahu alayhi fa qala ya rasulallah bima fama balu al-aswad wani annabi specify ajá dúdú kó láàrin àwọn ajá yòókù wọ́n dẹ̀ ti bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé kí ló sajá dúdú tí ó ṣe pupa tí ó ṣe funfun tí ó ṣe yẹ́lò tí ó ṣe yòókù Ànábì wá ní pé al-kalbul aswadu shaytan ajá dúdú ni àṣìtáni ló ń so in tí specify rẹ̀ so ìtumọ̀ ní pé binnakli binnakli pẹ̀lú ẹ̀rí a rí pé àwọn ajá dúdú ń kọ́ o shayatin fi ń ṣe pẹ́ẹ̀tì ní tán gbé káàkiri bí ọmọ Allahu musta'an so <clears throat> kájẹ̀ lọ mọ̀ ipé nínú Islam kọ̀tọ́ kí ẹ máa sìn ajá kọ̀tọ́ kí ẹ máa sìn aja wu in tí ẹ lè fi ní ajá kódà Nábì sọ pé thamanul kelbi khabith owó ajá owó kíní owó dọ̀tí ni owó tí ọ̀ mani so kí náà ń pè kódà in eh, tó lè mú kí ẹ ní ajá oní pé ó yá ń lò lóko àbí ń lò fún sọ́idú àbí ń lò fún ìmá bí àwọn tó da ẹran tó fi ajá sí bí security fún wọn àmọ́ ká alájá ká sọ ajá dọ́mọ́ ma gbájá káàkiri ẹ̀yájẹ́ ilé ó wá níwọ̀n báyìí ó wá níwọ̀n tó pọ̀ báyìí òun làwọn èèyàn fi ń ṣe bígbò wá kó chain sọ́wọ́ ó wá mú ajá báyìí wà tàjá ń fa rẹ̀ wá ń kí ló ń fàjá sí kí ló ń gbò ló ń fàjá lọ wọ́n ń fàjá báyọ̀ kanibà ah eh ajá eh ajá ẹ̀ oúnjẹ tó ń jẹ lójúmọ́ gan oúnjẹ ẹlòmígo orí jẹ ìgbàwo ajá ń jẹ kíní ajá ń jẹ ẹyin ẹnjẹ tọ́kì gbogbo ẹ̀ ní jẹ tíkì àwọn sinamọ̀ nílò dá àwọn mẹ̀kúnnù ogun jẹjẹ ajá tẹ́ ń fún ní adúrún jẹ tẹ́ bá gbẹ̀rọ sọ́dọ̀ mẹ̀kúnnù ẹ̀ méjì mẹ̀kúnnù tẹ́ fìdì owó tájámi tán ná lórí ajámi àtàwọn tíkítmẹ́ntì àwọn abẹ́rẹ́ àwọn ìtọ́jú oríṣiríṣi nǹkan fún ajá ajáfa ajálá ajá ajá tí ò ní kímọ̀ kankan kò sí kímọ̀ kankan mú àní nǹkan mẹ́ta tí a lè fi ní ajá tí Islam specify o òun náà ni pé kíná gbogbo ya sọ́ìdù àbí hirasa security àbí kíná gbogbo tí ẹ̀jù báyìí náà lọ tó gbogbo nǹkan lórí ìtàkà ní hirasa náà àmúkawàlá ńlájá pet is my pet ẹ̀tún àjọ ń gbélé ìwà àtajà ẹjọ́ ń gbélé àtàwọn ọmọ náà ẹjọ́ ń ṣe kí Allahu Akbar gbogbo àwọn kí ní yìí àwọn àwọn nǹkan tí ó láyẹ̀ líkù bí mùsùlùmí kò bá mùsùlùmí lé kò pọ́n mùsùlùmí lé a ń yọ so <clears throat> nínú ẹni kí mùrúrù shaitan yubtilu as-salah li'annahu illatul qat'i fil kalbi al-aswad kí shaitan gbawájú yẹn kọjá ìrìn yẹn bàjẹ́ nìyẹn ìdí ni ipò gaggaluwa níbi ìlà ajá yẹn الشياطين أعطاهم الله القدرة على التشكل والتكيف على الصورة التي يريدونها nínú agbára t'Ọlọ́run fáwọn àlìjẹnu tágbọ́dọ̀ mọ̀ àtàwọn shayatin ó ní pé wọ́n lè wá ní àwòrán tó pọ̀ o ṣeìtọ́nù ó lè wá lájá àwọn nǹkan tó dọ̀tí náà náà ó lè wá lẹ́lẹ́dẹ̀ fayumkin hamlu hadith وأن الشيطان يأتي بصورة هذا اللون من الكلاب ليفسد على المسلم صلاته أي شيطان ما هو نوا وما هو جاي لا توابع المسلم جاني نينو أن يعني استحباب وضع الستر أمام المصلي ليكي صلاته من النقص أو من البطلان فهي حصانة للصلاة و وسور لها من آفات نقصها وفسادها ونكي مستحب أتسأل إلي سواجه kálò sútúrọ̀ pé ma ń protect ẹran oníọ̀nà tó ń tó sàlàyé fún àmì so àti bẹ́ẹ̀ lọ nínú àwọn fàwádìí tó jùpẹ́ àti mú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà sí wájú nínú <clears throat> náà wọ́n ni fáìdà kan wáwá bí annisa'u la yaqta'u mururu ba'dihinna salata ba'd wa huwa sarihu hadithi abi dhabrin yaqta'u salatu rajulil muslim فالقطع خاص بالرجال وهو مما يقوي المعنى الذي ذكرناه عن سبب قطع المرأة صلاة الرجل وقال في الإنصاف ظاهر كلام الأصحاب أن الصغيرة التي لا يصدق عليها أنها امرأة لا تبطل الصلاة بمرورها وهو ظاهر الأخبار wọ́n ní pé wọ́n ní gba wájú ìrun ara wọn kọjá kò bá wọn jẹ́ obìnrin gba wájú ìrun obìnrin kọjá kò tọ́ọ̀chì wọn àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé àwọn ọmọ kéékèèké tó ṣe pé àti lè pè wọ́n lóbìn ọmọdé èlé pè lóbìn àpé yẹ́ sẹbákì lóbìn pé jẹ́ndà bọ́ èlé pè lóbìn àwọn yìí náà tàbá gbájú yàn kọjá tàbá lọ tán bọ̀ kò bá ìrun jẹ́ so agbùdọ̀ dé àwọn nìkọ́tù ẹ̀ إلى تكون حديث أبي سعيد الخضري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن, يختا أن يجتاز بين يديه فليدفعه فإن أبى فليقاتله فإنما هو شيطان متفق عليه وفي رواية فإنما هو القريب <clears throat> حديث أبي سعيد الخدري رضي الله عنه هنا النبي صلى الله عليه وسلم tẹ́nìkan ní tó bá ti mú sútúrọ̀ síwájú sútúrọ̀ ní ó gbé síwájú báyìí ibi tí ń kírun sí ni ẹnìkan wá fẹ́ gba <clears throat> àárín òun àti sútúrọ̀ kọjá kí náà nẹ́bí sọ falied fahu fọwọ́ gáìdì ẹ̀ báyìí gáìdì ní pé irọ́ ẹmọ́gbàjú bá fa in abba tẹ́nì ẹ bá wá kọ́ ẹ̀yìn náà wo ó ti fọwọ́ gáìdì ni wọ́n ti fọwọ́ gáìdì wọn pé ah, ẹ̀kí ni mi ó kọjá anábi falikọ̀ tí hù kó bẹni bẹ́jà kó ṣe kíni kó bẹni bẹ́jà fa inna ma huwa shaytan anábi ni a sì tání ẹ̀dálẹ́ni ẹwọ́n sọ mọ́ mọ̀ bí i ṣaitọ́nù ń bẹ ike ṣaitọ́nù tó bá ń gbé ṣaitọ́nù ṣaitọ́nù ṣaitọ́nù aljanu nìkan ń gbé ṣaitọ́nù gbẹ̀lú àwọn èèyàn gbàtánibí ń sọ nípa hadith wípé àwọn yóò padà máa sọ àwọn èèyàn nínú al'umma tánàbí láìlà kalẹ̀ sí ní sínú yẹ pẹ̀báyì sallallahu alaihi wasallam anábì fi ń ṣe illustration example pípé ilébà ilébà ilébà anábì wa ní pé wa ala kulli sabil wa ala kulliha shaytanun yad'u ilayhi gbogbo ojú ọ̀nà tó yí akó níbi súnnà kó níbi ojú ọ̀nà anábì wọn gbogbo ló lásìtánì kan ti pèpè síbẹ̀ àṣìtánì inú ẹ̀dá àtẹ̀yàn ni àti àti gínàgbé àti èèyàn àṣìtánì inú àwọn ẹ̀dá àti inú àwọn àlìjẹ̀nú so kò kọwà mọ̀ fún mùtọ́wà ní pé ṣe ìtọ́nù lè yàn kágbọ́ ah, ipá àwọn ti pè ń kéfèé lábàdàn in si ṣe ṣe ìtọ́nù kí so nínú talimin hadithi ni pé istihbabu wada isutura bayna yadayi al-musalli a èyàn tí ó kírun gbọdọ̀ ní sutura níwájú rẹ̀ fardun kanati salati aw naflan kò bá jẹ́rùn ọ̀rẹ́ yẹn ní àbírùn náfílà imaman aw munfaridan imamu ni abun daki amma al-ma'mumu fa suturatu al-imamu suturatu lahu ó rí ọ̀tọ̀ jẹ́ ma'mum ìwọ tó ń kírun ma'mum tó ń kírun lẹ́yìn imam sútúrọ̀ ìmámù náà sútúrọ̀ rẹ̀ nítorí àdífì tí bẹnu Bukhari àti Muslim àdífì wà bí hìrọ̀rọ̀ pé innamal imamu junnah innamal imamu junnah imamu ní o junnah ni protection ni ìdáàbòbò ni fún àwọn tí pọ́wà ní ẹ̀yìn Ibn Abdul Barr fi sọ wípé la khilafa wípé èyàn tí ń kírun lẹ́yìn ìmáàmù o kò sí tó ṣe ìrun rẹ̀ táwọn ẹbá kọjá wájú tí ẹ̀ ó ti wà níwájú ìmáàmù ó wá ní hájá ẹnìkan wá gba wájú yẹn kọjá kò sí wàhálà pẹ̀lú ẹ but kí ní ẹni ìgbọ̀dọ̀ wà kẹ́fù ìgbọ̀dọ̀ mú ó rẹ̀ ìrìn tó lè gbà wọ́n mọ̀ lọ gba wájú àwọn èèyàn rárá má ṣe because má confuse àwọn èèyàn níbi ó lé kan rá gbé tí ń bẹ̀ ń àmọ́ wà ń bẹ̀rún ayé wà ń bẹ̀rún wà gbàgbé wà náà gbọ́ọ̀rọ̀gbọ́ but a ní àwọn afáwà lórí pé láyẹ̀dọ̀rọ̀ ipé kò sí khilaafu láàrin wọn ipé láyẹ̀dọ̀rọ̀ human mabura bayna yaday qala sheikh uthman bin qa'id najdi inna sutrata al-imam taqumu ó ń ṣiṣẹ́ fún àmúmù náà ní àwọn tán kí lẹ́yìn imam níbi àwọn kan mẹ́ta yìí àkọ́kọ́ ni pé adamu lubutulan bi mọ̀wórí kẹ́lìbì aswadi wa nahwihi inú yíò ní bàjẹ́ kódà ajá dúdú bá gbàwájú wọn kọjá wà adamu stehbabi rọ́dìl almaru bẹ́ ni adé almusalli èyàn tí bá ń kọjá wájú wa tápa wà lẹ́yìn imamu ni a onídìká fọwọ́ gáìdì فبين يديه قبلته وهو ظاهر الأخبار èyàn tí ń kọjá wájú ẹni yìí nǹkan òun náà ní ẹ̀ṣẹ̀ so so إذا وضع المصلي أمامه سترة تحفظ صلاته واحتاط لها فإن فإن اعتد أحد بعد ذلك فأراد أن يجتاز بين يديه فليدفعه فإن أبى فليقاتله فإنما هو شيطان فإن لم يضع بين يديه سترة فليس له دفعه لأن التفريط منه بتركها èyí ta wọ́n sàlàyé pé èyàn lè bá ìyàn tó bá fẹ́ gbáwájú yàn ìyàn fẹ́ tó bá ní sútúrọ̀ ní o èyàn tí ò bá lè fi sútúrọ̀ síwájú ohun gẹ́gẹ́ ló ti kó sí tẹ̀fìrìtì ohun ló sàṣètò àṣètò rẹ̀ ló jẹ́ káwọn èyàn rí mọ́ sí kíni kọmọkànlá wájú ẹ̀ tó ó lè stop èyàn nígbà tó ní sútúrọ̀ tó bá ti gbé sútúrọ̀ kalẹ̀ ìwọ́nà ti gbẹ̀yìn sútúrọ̀ ni so àwọn olè làwọn àǹfààní tí a kàbìṣẹ̀rẹ̀ aláǹfààní lé ni àbí Allah subhanahu wa ta'ala هذا dadaveniko الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته